إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله adúgbẹ́ fún ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala àtọrọ alikun kí a ti gẹ̀rọ bá fún annabi wa muhammad sallallahu alaihi wasallam àwọn ará lè rẹ̀ àwọn sahaba rẹ̀ àti gbogbo àwọn tí ó mọ̀ tẹ̀lé ìlànà rẹ̀ títí tí ayò ní fìjá ima so dé inú tíra takhilu al-aynayn bí sharhi aqidati ti gbà الجليلين أبو زرعة أتي أبو حاتم nípe wọ́n bá wọn olùmọ̀ lórí ẹ̀ ka ijma' nípe nínú àwọn ǹkan táwọn olùmọ̀ wà lórí ẹ̀ ní gbogbo olú táwọn a lọ́ká kàkiri òun náà ni pé àwọn olùmọ̀ wà lórí wan nasu mu'minuna fi ahkamihim àwọn èèyàn so àwọn mọ̀mìnì a gbà wọn ní mọ̀mìnì náà ni níbi àwọn àdájọ́ wọn wala nadiri ma hum inda Allah ṣùgbọ́n a ma bó ni wọ́n sì jẹ́ lọ́dọ̀ ọ̀rọ̀ ọ̀bá so àwọn mọ̀mìnì a gbà pé kílọkọ rẹ̀ a gbà wọn ní mọ̀mìnì níbi àwọn àdájọ́ wọn àti mílíwí so nípa pé eléyìí wọ́n fi ń ṣàlàyé nínú àwọn nǹkan tá ti kà fún wa tẹ́lẹ̀ nínú àwọn nǹkan tá ti kà fún wa tẹ́lẹ̀ pé wala nukaffiru ahlal qiblati bi dhunubihim ní pé àkíńkà fara àwọn tí wọ́n dájú kọ kíbílà pẹ̀lú ẹ̀ṣẹ̀ wọn wa nakilu asrarahum ila Allah kọ̀rọ̀ wọn á fi fún Ọlọ́run subhanahu wa ta'ala so sheikh ọbẹ̀ ní eléyìí wọ́n fi ń kọ̀mplíntì nǹkan tí wọ́n sọ yẹn wọ́n ní wa qad fassalna fihi al-qawl wọ́n lè yà ti yànàná so wọ́n sì ṣàlàyé pé àwọn ahlul qibla wọn ni ahlul islam so wọ́n ní àwọn èèyàn wọ́n pín sí méjì yálà mùmínì kèfèrí kèfèrí kò sí tó kàn wá pẹ̀lú rẹ̀ gbogbo ọ̀nà kèfèrí tí ó bá jẹ́ ṣùgbọ́n a máa bá lọ lórí bí olórí bá ṣe fẹ́ àti bí ẹni tí ń dájọ́ lé wa lórí bó bá ṣe sọ yálà nínú àlàáfíà tó fún wa ní àbí nínú ààbò àbí nínú nínú òbúra tó bá fún wa yálà ó jẹ́ ọba ní o ó jẹ́ republic leader ní o àbó jẹ́ president country ní o àbí mìíràn so a máa a ma mójútó nǹkan tí olórí yẹn nǹkan tí ó bá so a ma mójútó nǹkan tí olórí yẹn bá fẹ́ yíká ṣe nípa wọn so a sì ma dáàbòbò dúkìá wọn a sì ní kọjá àlà lórí dúkìá wọn àtẹ̀mí wọn a sì ma kò wọ́n sójú Ọlọ́run bá pẹ̀lú ọgbọ́n àti wáàsí tó dáa a sì ma nífẹ̀ẹ́ pé kí wọ́n jẹ́ mùsùlùmí kan wà lórí súnnà so in táwà wà lórí ẹ̀ nípa àwọn mùsùlùmí àwọn kèfèrí Nàìjíríà ni wọn ṣùgbọ́n àwọn mùsùlùmí ṣéèkì wa tún sọ pé ẹ̀rá àwọn mùsùlùmí ní tó bá hàn láàmà fi dájọ́ torí pé nínú àwọn tí wọ́n ń pèrà wọn ní mùsùlùmí ààrẹ lómi tó yí pé mòmìnì tótọ́ sọ́sì rẹ̀ lómi tó yí pé ní fi islamu hàn ní gbangba àmá kílòkọ rẹ̀ níyà sí ní bọ̀ ní kọ́rọ̀ ẹlòmí ní fi islamu hàn ní gbangba sòun náà so lókùnwà tàà bá tí ìmọ̀ kọ̀rọ̀ yẹn a ma bá lò nílò musulmi náà yóò a ní kàfàrà àwọn èèyàn látara zọ́nì so àyàfùgbàta bá tó mọ̀ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà a lè ṣe kíni ó lè bùkátà pé ká ṣe hajjúrú rẹ̀ ó lè bùkátà pé kíni ká hajjúrú rẹ̀ nítorí àǹfàní kan yálà munafiki ni àbí mubtadi'a so àti wá dákọ̀ àwọn masalih tí a máa ń wò tí a fi máa ń ṣe hajjúrú fún wa adakọ̀ àwọn masalih mẹ́rẹ̀ẹ̀rin tí yẹn máa wó tí yẹn fi máa ṣe hajjúrò adakọ̀ rẹ̀ fún wa so sheikh obeid wa tẹ̀síwájú wọ́n ni wa ma yadharu min al-aqwali wal a'mal wọ́n àwọn nǹkan tó máa hàn nínú ọ̀rọ̀ àti iṣẹ́ la yakhlu an halayn kò lè ju méjì lọ imma khayrun wa sunnah yálà kó jẹ́ dáadáa àti sunnah fayuhkamu lahu bi hadha adh-dhahir so a sì dájọ́ fún pẹ̀lú nǹkan tó hàn yìí wa imma sharrun àbíkó jẹ́ aburú ka zina wa sariqa gẹ́gẹ́ bí zina àbí ma jalè wa shurbul khamr àbí ma mutí wa ghayru dhalika min al-a'mal àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nínú àwọn iṣẹ́ tí ma ń sọ́nà fayuhkamu alayhi bi sharr a dájọ́ lórí iṣẹ́ yẹn náà pé á iṣẹ́ yẹn aburú ni ọ fàfi dúnìyà láyé yìí yuhkamu alayhi bi hasbi ma azhara min khayrin wa sharr láyé yìí á dájọ́ lórí wọn nǹkan tó bá fi hàn nínú dáadáa bí aburú walakin fil akhirah ṣùgbọ́n ní ìgbéǹde o fa baynahu wa bayna àárín ohun àti ọlọ́wọ̀n bá ló wà wọ́n ni falladhi yudhhir khayran wọ́n lẹ́yìn tó bá fi dáadáa hàn qad yudhhiruhu riya'an qad yudhhiruhu riya'an ó lè máa fi hàn látara ríyá wa sum'atan àti káwọn yẹn bá fi gbọ́ pé ó ṣe aw nifaqan àbí látara pé látara nifaq fa amruhu ila Allah alámàrí rẹ̀ ọ̀dọ̀ Ọlọ́run Ọba lèyàn fi sí ọ wa ni kul hadha sahibu salah wa sahibu siyam wa sahibu siyam fama nara wa man azhara ash-sharra kadhalik wọ́n ta bára ẹni tí ń kírun a ní tásọ náà ní pé tọ́ ẹni tí ń kírun ní tàbára ẹni tí ń gbàwẹ̀ tọ́ ẹni tí ń gbàwẹ̀ náà ni tàbára ẹni tí ń ṣe súnnà ẹni tí ń ṣe gíní ẹni tí ń tẹ̀lé súnnà sallallahu alaihi wasallam náà súnnà nabi sallallahu alaihi so in tó bá fi hàn náà láàfi ẹni tó ń sàbúrú yẹn ó lè jẹ́ pé ọlọ́mọba subhanahu wa ta'ala ọlọ́mọba lè kọ tawba fún nígbà tí ó bá kú àbíkó sọ so àbí kó ṣe pé ọlọ́ọ̀bá àforíjì ọlọ́ọ̀bá lérò ẹni bẹ́ẹ̀ bá so ṣùgbọ́n àwa láyé òyìn tó kàn wá ní pé kí ló fi hàn aburú ló fi hàn aburú náà lásán parẹ̀ kí ló fi hàn àárín wọn àtọ́lọ́ọ̀bá ní gbogbo tí ọlọ́ọ̀bá wá fẹ́ ah kí ló fi hàn wá dáadáa ló so dáadáa náà lásán parẹ̀ so gbogbo nǹkan yókù àárín wọn wọ́n ni walbid'atu la tadkhulu fi hadha wọ́n ni bídá wa bala yóò wọ́n ni faman azhara bid'atan ẹni tó bá fi bídá wọn fa huwa ala tafsilin indana ó lálàyé lọ́dọ̀ wa ó ní àlàyé bá sì máa dájọ́ lé lórí àbá sì máa bá lò bal inda immatil islam kódà kìí ṣe lọ́dọ̀ wa nìkan lọ́dọ̀ àwọn olùmọ̀ islam وإيضاح ذلك على يتلي أنه إما أن تجتمع فيه الشروط يلا قوسك بمجة مقسلا والموانع أتبع وانكتي قدي قسمب فهذا حسب ما يظهره من من مخالفات بدعية إليه يولد وانكتبا فيها نينو وان يقبع تجي بدعا aw fiskiyya àbáwọn ìyapa tó jẹ́ apapò kí aw kufriyya àwọn àbáwọn ìyapa tó dá lórí pé kèfèrí ni àbáwọn ìyapa tí ó sì pé ìyapa kúfùrù ni wọ́n ni wa hadhihi al-mas'ala qad fassalnaha wọ́n ni mas'ala yìí àti sàlàyé rẹ̀ alamari àti sàlàyé rẹ̀ ń pé tí májẹ̀mú kankan tí ó kọjí ká mọ́ pé ló ń bídáà a pè bẹ́ẹ̀ ni o wàtsáàni ẹlẹ́ẹ̀kejì alla taqumu alayhi hujja kí hujja máa rìnrẹ̀ lórí fayabqa huna wasful amal eléyìí ìròyìn iṣẹ́ tó ṣe náà láàmà fi ròyìn rẹ̀ ẹ̀rí pé wọ́n sọ bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kẹ́ pé ààrẹ nìkan tí ń ṣe sọ́lá àbí kílá sọ́hìbù kíni sọ́hìbù sọ́lá àti nìkan tí ń ṣe siyam sọ́hìbù kíni sọ́hìbù siyam ọ̀yẹ́ so in tó bá jẹ́ zọ́hìrì láfi dájọ́ lórí a ma mùmìnì mùmìnì náà láfi dájọ́ lórí ẹ̀tẹ̀lẹ̀ pé a ah, ẹni tó gbàgbọ́ ní Ọlọ́run ọba ni a sì má pé ó fi gbàkan kó lórí rẹ̀ so a mọ́ pé fi gbàkan kó lórí rẹ̀ ṣùgbọ́n bídá àwọn tí mẹ́jẹ̀ mú bá pẹ́ sí láà àkàní òpé a ah, bídá rẹ̀ lásán ọ̀tọ̀ ní bídá ah, so sahibu sahibul maulid ara ọ̀ ohun tí mẹ́jẹ̀mú bá pé sí ilá so tá sì rí kankan tí ó kọ dí so ijtima'u shurut wa intifa'ul mawani' káwọn mẹ́jẹ̀mú pé káwọn nǹkan tí ó sì kọ dí kó má sí mẹ́jẹ̀mú lè wà ń gbà mí ṣùgbọ́n nǹkan tí ó kọ dí wà yá mẹ́jẹ̀mú ni pé kárí pé à ah, onímọ̀ ń pa rẹ̀ awárí ma wá ní pé à ah, ma wá ní pé tàwílì ló kó bá ọ̀ a sì má lórí ìfẹ́ ẹnu tẹ́lẹ̀ so mọ́jẹ̀mú wà pẹ́kún tóòtọ́ ìmọ́wà tóòtọ́ àmọ́kíní àmọ́ tàwílì so tàwílì ló ṣe gíní ló ṣe so wani fahada hasba ma yudhiruhu min al-mukhalafat wọ́n nílé yóò lódíwọ̀n nǹkan tí ó bá fi hàn nínú àwọn mukhalafati ní bid'iyya aw fiskiyya yálà àwọn bídá tó jẹ́ àwọn mukhalafati tó jẹ́ on bídá ni àbí fisk ni àbí kufur wa hadhihi al-mas'ala qad so tí ṣùrú àti mawani bá ti pẹ̀lẹ̀ lórí pé ah fásik fásikun i'tirif so èyàn lè gbídàjọ́ rẹ̀ lórí àwọn olùmọ̀ gbídàjọ́ rẹ̀ lórí àwọn tí wọ́n ní ma ń pa àwọn mẹ́jẹ̀mọ́ àti tẹ́sì ní ma ń pa pé àwọn nǹkan tí ó lè jẹ́ mawani so wọ́n gbídàjọ́ rẹ̀ lórí bákanáà kúfùrù bákanáà yá bóò lọ sí ma pé fásíkì ní a àmọ́ mo ti gbangba báyìí kọ́lá tẹ́ nìkan kan ọba mú pẹ̀lú rẹ̀ so a sì máa bá wọn àwọn oníranù ni ìtọ́nà bàbá fi hàn wá àdájọ́ ń parẹ̀ àwọ̀ ọmọ tó jẹ́ lọ́dọ̀ ọlọ́run ẹ̀ ẹ̀ ẹ̀ mélòó mélòó mélòó mélòó mélòó mélòó rú wọn tẹ́ ìmá tí wọ́n jẹ́ lọ́dọ̀ náà yà ó lé ọmọ bóyá lọ́dọ̀ Ọlọ́run báhùn so bóyá nǹkan báyìí báyìí báyìí ló jẹ́ pé ojú ọ̀nà sofia ni pé kọ́ orí nǹkan kọ́ máa sọ nǹkan mi ní tí wọ́n fi ríwèrè ní tí wọ́n sọ pé wàlíyìí ni so wọ́n lórí lórí wọ́n ní ولن ترى إلهك المحنون حتى تكون في حبه مجنونا so ní pé ó lè rí olúwa rẹ̀ so tọ́n àwọn sífà tọ́nà fi ròyìn ara rẹ̀ so walan tara ilahaka al-mahnun hatta takuna ma lam takun fi dhikrihi majnuna wọ́n tún kọ́ lórí wọ́n tún wọ́n tún sẹ́kìnì قلت قال لا ولن ترى إلهك المحنونا ما لم تكن في ذكري مجنونا so wọ́n ní olè ní kí ni o lè rólú ọlọ́run àyàfi ìgbà tó bá tó ya wèrè so ìtumọ̀ rẹ̀ ní pé tó bá ti di majnun nínú dhikr ọlọ́run wọ́n máa fún ní tafsilat àwọn tafsilat àwọn àwíyà mọ́tẹ́ǹsọ̀ so amantan so a sì ti ráwọn tán ti ya wèrè náà so kódà ọ̀pọ̀lọpọ̀ àwọn tó padà máa ń dún nima àwọn nǹkan tó máa ń fún wọn yẹn ní pé kóhun náà ní pé tó bá fẹ́ rọ́lọ́n ẹlòmí máa ń ṣe fi 30 years 20 years o tí ó wà lórí ẹ̀ ìgbà tí ó padà rọ́lọ́n sí so lọ́lọ́ tí wọn ìwèrè ní máa ń padà já sí so àwọn kankan ìkan ní o máa padà rí so àwọn Sufi sọ fún ọ pé walan tara ilahaka al-mahnun o lè rólúwà rẹ̀ ma lam takun fi dhikrihi majnuna tó bá ti yà wèrè níbi ìrántí Ọlọ́run Ọba so but tí lè iso dodo ni so irọ́ ni o ala inna awliya Allah la khawfun alayhim wa la hum amanu wa kanu yattaqun Ọlọ́run Ọba ni wa kanu majnun ọlọ́run bó subhanahu wa ta'ala so kárí nǹkan ká máa sì dájọ́ mi ó pọ̀ gan lọ́dọ̀ àwọn Sufi wọ́n pè ní kéfèrí kò pè ní kéfèrí náà tẹ́lẹ̀ ẹmà kí nǹkan ká wà ta sọ fún wa ní ọ̀sẹ̀ Islam àwọn èèyàn máa gbé extreme tó láwọn lè fi ṣe kí ní tó láwọn lè fi portray wọ́n náà bí wà pé wọ́n náà wà ní extreme yẹn so kódà wọ́n ti ẹ̀ sílẹ̀ extreme wọ́n sílẹ̀ ìtó súnmọ́ extreme tàwásù torí òdòdó lè yẹnwà so ẹni tó bá yẹ pé kúfùrù náà ni fisk ah èso obìnrin gidi fásikọ́ fájẹ́rọ̀ ni kí ló rí ah torí pé mo ti gbé lẹ́gbẹ̀ẹ́ ilé rẹ̀ rí àwọn ọba yẹn àwọn ọkùnrin sì máa ń wá wá dáadáa òní sì ń dágbélé àwọn ọkùnrin sì máa ń wá wá dáadáa tí kìmáàrù tí kìmáàrù ni wọ́n fi jọ máa jókòó lórí ẹsẹ̀ ara wọn níwájú ilé yá hajjira lílé yóò yá ah, ara ara àmọ́ ẹ̀kan ọkàn rí rí bákan á ah. ọ̀lẹ́ ọ̀lẹ́ dájọ́ fájẹ́ra ọ̀lẹ́ lórí àmẹ́ni tó rí tí John wá Adéolú wá Chinedu so gbogbo ẹ̀ gbogbo wọn wá ah wọ́n sọ pé ẹ̀yìn ara ọ̀ iqamatul hujja musulmi kò mọ̀ pé àìdá ní in se ń dọ́gbọ́n kò sí jẹ́ káyí mọ̀ rí nǹkan sí so al-ithmu ma haka fi sadriki wa karihta an yattali'a alayhi an-nas kọ́lá kìfẹ́ rí ma pé kí lọ́pọ̀ rẹ̀ kí ẹ ma dán nù kò wọlé kọ̀rọ̀kọ̀rọ̀ gánà ma ṣe àfáà so àkílùkọ ah, rẹ̀ ah, fa sí kọ̀ lélẹ̀ fàájírọ̀ lélẹ̀ bákanáà tó bá jẹ́ pé kòfúríyà ló kó sí kúfùrù tí májẹ̀mú pé tásìrí tó kọ́ dí a ah, káfírì ni o a sísì ń díkù wọ́n gá a káfírì lélẹ̀ yóò ẹ̀ẹ́ wọ́n pè ń kéfèrí wọ́n pè ní kankan fẹ́ kéfèrí Ah, ìtẹ́mi ò ní gbà ní kọkùn yán kèfèrí èmi ò ní ọ oh, má ṣe súnà ọ ah, àmá ìtẹ́mi ò ní gbà ní kọkùn yán kèfèrí ṣe kèfèrí rẹ̀ ní ṣe bí kèfèrí ọlọ́run so ara ọ so nínú súnà náà ni pé kíyàn pé yán kèfèrí ẹni tó jẹ́ kèfèrí káfìrì ni pé á ah, bàbá yìí ó ti bàbá mọ́mù ti sọ́lá ọ bàbá mọ́mù ọ̀ sí pẹ̀lú amá ọ so ní pé kílódé à gbogbo ọ̀nà sẹ́ni bàbá mọ́mù gbogbo ránṣẹ́ kólà èyí táwọn kílọ́kọ́ rẹ̀ àwọn jahabida náà ológun táwọn tó máa ń sáfún bàbá mọ́ ní ẹgbẹ́ ogbẹ̀ wá ní wala hawla wala quwwata illa billah wọ́n ni wà sáàni alla taquma alayhi hujja wọ́n lẹ́lẹ́kejì wá ní pé àwọn mùsùlùmí bá sì máa sì dájọ́ lórí àwọn èèyàn ò ní pé kẹ́rì máa nílẹ̀ lórí ẹni yẹn ẹ̀rí ò nílẹ̀ fún so àwọn kan mẹ́wàá tó yẹ pé kò ní bùkátà sí ìkọ́mà hujja o àti kí á lò fi ń jẹ́ mùsùlùmí gangan tó ọba máa pé èyàn bọ́lọ̀ sẹ́bọ́ àkósí tó fi ń jẹ́ mùsùlùmí tó jù báyìí lọ ọdún wọ́n wà láàrin àwọn mùsùlùmí kéré tó ìdí ni pé ókè tó bá mọ̀ pé ọmọ ní ọya fi hàn gbogbo jẹ̀má bàbá mọ́mù tẹ bá mọ̀ gbà pé bàǹtẹ́tẹ̀ ń ṣe pé ọlá pẹ́ mọ̀ ni ọya ẹbọ́ ẹbọ́ sókòtò ẹfi hàn gbogbo ẹfi bàtẹ́sẹ̀ tó wà lára ẹfi hàn gbogbo jẹma ṣe ṣe bàbá mọ́ bàbá mọ́ mọ́ ṣe wọ́n náà wọ́n náà pé tí ó yára yọun ní mọ̀mú yẹn so tó rúgbùn náà mọ̀ pé tó ń ṣe yẹn tó bá fi mọ̀ pé tó ń ṣe in tí ó yẹ in tó wà lórí ẹnu Islam ni pé ó gbọ́dọ̀ ṣe bọ́ ààrà ọ̀ but tí ṣubá wà ń bẹ̀ ẹbọ tó pamọ́ gan tó igbó ṣubá wà ń bẹ̀ igbó kódà àwọn tí wọ́n nímọ̀ gan wọ́n ó sì ẹ̀rán wọn létí ká tó rántí ni ẹ̀ẹ́n yá ìkọ́ ma hujja bọ́ in tó sì tó fi jẹ́ mùsùlùmí gangan kí ọlọ́ wá fi jẹ́ mùsùlùmí tẹ́bàṣẹ̀ tó fẹ́ ṣe ìkọ́ ma hujja pé Ọlọ́run ọbẹ̀ yọ̀kan ló wà wọn kí wọ́n ni túnmọ̀ pún jẹ́ mùsùlùmí tẹ́lẹ̀ àárá ọ̀ Sheikh Sọ́lífọ̀sán sálàyé lè nínú dòrósùn fi ṣàrùn ìwákùnrin àti ká wọ́n ni allá taquma alayhi hujja ní ila mata ila mata al-jahl gbà ló fẹ́ yí aláìmọ̀kànlá gbà ló fẹ́ yí aláìmọ̀kànlá pé wọ́n mọ̀ náà ni ara ọ̀ ní tó fi ń jẹ́ mùsùlùmí ni àkọlù nǹkan tó fi ń jẹ́ mùsùlùmí ni pé o mọ́ràn ọba lẹ́yọ̀ kan ṣoṣo ọ̀ṣọ́rọ̀ ń pẹ̀lú rẹ̀ in tó kéré jù ní téèyàn bá wá mọ̀ pé ìdí tó fi ń ni pé ìmọ́ràn ọba lẹ́yọ̀ kan ṣoṣo àìṣọ́rọ̀ ń pẹ̀lú rẹ̀ kí wá ni wọ́n fi ń jẹ́ so eléyìí yuqamatul hujja kọ́lé yẹn ṣe fún da'wa ila islam so a da'wa ila al-islam ní pé ah, a fẹ́ pẹ̀yìn sí islam eléyìí wọ́n ṣe yuqamatul hujja wọ́n ni wa thani alla taquma alayhi hujja kí hujja máa nílẹ̀ fún wọ́n ni wasful amal lápẹ̀lẹ́sì eh, eh, irú àwọn alámàrí tó pamọ́ sẹ́lòmí àwọn èèyàn lè wò pé alámàrí tó clear ní bọ̀ alámàrí tó pamọ́ sẹ́lòmí tí mùsùlùmí mi ò mọ̀ ní káwàjọ́lá àwọn àwọ̀ àmì pé ah, tí kọmọ sọ pàjẹ́ àyíwá ní ríyàn tó wá sáré sọ gbájẹ́ bá ní ah fakafarta thumma kafarta ìgbà ara ọ̀ sọ ara ọ̀ gá ah ìtẹ̀sì sọ yẹn ah tó ló sápamọ́ sáwọn èèyàn àwọn ẹ̀wọ̀n àwọn ìlú Yorùbá tó tún wọnú wọ́n tètè mọ̀ pé ẹbọ ni nǹkan táwọn sọ bọ̀ ibi ìta ló rájẹ́ rí gan kódà ẹlòmí ò tó mọ̀ nǹkan sọ̀rọ̀ ẹlòmí ò mọ̀ túnmọ̀ pàápàá jùlọ nísìn báyìí tó pé kí lọ́kọ̀ rẹ̀ pàápàá jùlọ nísìn tó yẹ pé Yorùbá ti ń sá táwọn èèyàn mọ́ àwọn kan àbẹ́lòmí náà mọ̀ kò tí ẹ̀ wùrú lọ bẹ̀rí kò wá sẹ́yẹ̀ mi rẹ̀ gan rí ajítẹ́ ma ń sọ ohun àkọ́lá kó sani o ọ̀sani ìta fi ma ń sọ bẹ́ẹ̀ pé wọ́n gbà pé ma wá bú jẹ́ ìdí sì ni pé àwọn

wọn ò dẹ̀ mọ̀ pé eléyìí kí ló jàgùdà lélé jàgùdà tí ẹ̀ ló ń bá kántí ẹ̀ òun ò fi bá kántí ẹ̀ bá jẹ́ àmì kankan kí so ibi tóhun ti ń ṣe jàgùdà kí làwọn tóhun ti lọ ṣírùkù mọ́ lẹ́sẹ̀ àbí kó ṣe pé kílùkà àbí kó ṣe pé òun náà tiẹ̀ láníyàn ṣírùkù tẹ́lẹ̀ pé pé òun náà ló tan bu gbájẹ so wallahu almusta'an na'am so wọ́n ni allah taquma alayhi hujja kí hujja ma wà lé lórí fàyẹ́bùkọ́ húnà wasful amal so níbi báyí o iṣẹ́ yẹn lákà fi ròyìn rẹ̀ pé ha indahu irja a ní sọ pé huwa murji ni ha indahu irja ha sí bàbá kílùkọ rẹ̀ bàbá tó lóun fẹ́ mímúlẹ̀ fún ẹ̀kàkì so ní pé ha sí ha ẹni eléyìn múrjíà samusamusamu ni so ya indahu ba'd al-irja' so wani fa yabqa huna wasf al-amal ìròyìn sẹ́yẹ láfi júwẹ̀ rẹ̀ wani wal hukmu ala al-umum a sì sì dájọ́ gbogbo bí ẹni tó bá jẹ́ múrjíà ọ̀ bye báyìí báyìí so wani fa man azhara bid'atan qulna mubtadi' wọ́n tó bá fi bídá hàn á pè ní mubtadi'an wa man azhara kufran ẹni tó bá fi kúfùrún hàn qulna kafir ní tẹ́fì mọ̀ pé nínú kata sọlẹ̀ kan pé àwọn èèyàn mọ̀ pé kí ní yóò sí nínú Islam ẹbọ táwọn ma ṣe gbàǹtẹ́ ó mọ́ ṣẹlẹ̀ gangan àdúwà lásàkàn kákan báwọn yàn sàdúwà sàdúwà náà tún dáa so ní pé kákan báwọn yàn sàdúwà ó mọ́ ṣẹlẹ̀ gan eléyìí mọ́ ṣẹlẹ̀ gan ó yí pé tán bá fi ẹ̀sùn jálàbí kan àwọn èèyàn ìgbà kan wọ́n fẹ́sùn jálàbí kẹnìkan ìgbé à ẹni tó jẹ́ supporting imamu yíò in tí ò fi gbá tí ẹ̀mọ́ ṣe jálàbí ẹ̀mọ́ ṣe báyìí báyìí pé àwọn ọ̀rọ̀ ìsì jálàbí kí lókọ rẹ̀ pé ẹ̀yìn kóhun bẹ́lọ̀n kóhun bẹ́lọ̀n fáwọn èèyàn so wọ́n bí ẹnìkan wà tó wá mọ̀ ọ ní ara òun ṣe jálàbí lójú méjì ni pé bàbá òun àti bàbá òun wọ́n jọ máa ń pàdé báyìí bàbá tóun jálàbí sí òun jálàbí sí ni bàbá tóun àpé ọmọ ń ṣe súnà tí ẹ̀ òun mọ̀ pé à bàbá òun ṣe jálàbí ni o so wọ́n mọ̀ pé ẹni yìí ma wá ṣe kí ni ọmọ wá ẹwà wò ìdí ni ẹta sọ fún yín pé aláwọn náà mọ̀ ẹni yí mọ̀ pé kí ní yìí ṣe tó ẹgbẹ́ àwọn sí ẹni yí mọ̀ pé kìí ṣe tó ẹgbẹ́ àwọn sí tó kò sí jáàlì kò sí jáàlì sàwọn náà mọ̀ pé ní kí ní yìí ṣe tí ó ẹgbẹ́ àwọn sí kí lẹ́rù pé fi ń pè láṣìírí ta ló tó bẹ́ẹ̀ ta ló tó bẹ́ẹ̀ kó wá bọ́lì síta kó wá níwájú gbangba lórí mímbàrí kó wá gbé ògùn rẹ̀ kó wá ma fi báyìí kódà yìí tó ma ń wé ní white gan kó wá ma fi àyàfẹ́ àwọn èyí tẹ́yìn orí láwọn ìlú Yorùbá mi tó wọnú àwọn ìlú Yorùbá mi tó wọnú gan ìyẹn ah àwọn ṣe ṣírkùn sámúsámú wọ́n pè ní Islam wallahi wallahi wọ́n máa ń pọ̀fọ̀ lórí mímbàrí ah. àwọn ah ẹ̀yàn eh. bá ránṣẹ́ rí ibi tẹ́yàn bá ti jìnà sáburú èyàn mọ̀ rò pé aburú òṣẹlẹ̀ ni o so ibi tẹ́yàn bá ti jìnà sáburú èyàn mọ̀ rò pé aburú òṣẹlẹ̀ ni àníṣẹ́ ẹni tó ń sọ fún mi àwámù àwámù ẹni tó gbọ́ta òhìdì ni o àwámù tó ẹni yẹ́ sọ ń súnmọ̀ kẹ́kẹ́ o so yíwà láà ibi tán pé àwọn sí táwọn ti lọ ṣiṣẹ́ kan wọ́n ṣiṣẹ́ kan so àwọn sẹ́yìn ọmọ ń gba àwọn èèyàn during that time ni so wọ́n wà pé wọn sí oríṣiríṣi àwọn ìlú ìgbèríko ó ní wàláhì ó tún wá pé ọ̀rẹ́ rẹ̀ táwọn jọlọ ó ní níbọ́ lórí mímbà rí báyìí ní ìmọ̀mù nǹkan so nílùú yẹn so ṣe àwọn pé ní bí àwọn ológun náà pọ̀ nù lọ́rin ọ̀ wọ́n pọ̀ lọ́rin dáadáa gan tán pé àwọn ráfà so but ó sọ wọ́n ah, tí ò bá ní ìṣẹ̀lẹ̀ gan ara gan pẹ̀lú tí ó wà ní gbóyà tí ó wà ní kíkí ni yóò wà jáde gangan kọ́lá tó bẹ́ jáde báyìí àwọn yóò kúrú mọ̀ ní ah, ọ̀sídà ọ̀sídà sí nǹkan tó sí sínú sẹ́wọ̀n kan so wọ́n mọ̀ pé dáwọn ń ṣe ẹ́sìmọ̀ ti mọ̀ pé ẹni tó bá ti mọ̀ pé kúfùrù nìkan yìí àbí ó wá ṣe kúfùrù sẹ́ni tó bá ṣe ẹni tó bá ti mọ̀ pé ókè kúfùrù nìkan yìí ó ṣe yóò di kèfèrí yóò di kèfèrí gẹ́gbọ́ sí pé ẹni tó ṣe fisk ọ̀yí ẹni tó ṣe pé fisk ó mọ̀ pé kí ní fisk ni so wá ṣe kí ni òun wá ó wá mọ́jẹ̀mú tòun ní pé ó wá ṣe kí ni ó wá tẹpẹlẹ mọ́ ó wá ṣe kí ni ó wá tẹpẹlẹ mọ́ kí nìdí ìyàtọ̀ ní pé ìdí ni pé gbogbo aláàmà sẹ́lọ̀n gbogbo alámọ̀sẹ̀lọ́n pátápátá gbogbo wa ṣùgbọ́n taubá ni ó fi ni ó ṣe yàtọ̀ láàrin ẹni tó jólòròdó àtẹni tó jẹ́ ẹni tó jólòròdó àtẹni tí ó fẹ́ máa sẹ́lọ́n lọ so taubá ni ó ṣe yàtọ̀ so but ṣe gbogbo alámọ̀sẹ́bọ̀ sẹ́bọ̀ sí ń dá ní láti máa sẹ́ owó wa ní so ìdí nìyẹn tọ́nà ọbọ̀ fi fún ní fún ní ọdúrù pé ọkọ́ sí ọdí kẹfẹ̀ nínú àmẹ́lẹ̀ yá ó wá sí ẹni tá ti ma ń sábà nù èyí pé ah, àfá èyàn dáadáa sí làfá ọ̀ àmá ah, àfá mọ̀ bọ́tù méjì lálẹ́ ìjọ àfá mọ̀ bọ́tù méjì àmẹ́lẹ́yìn bá wọn kọ́lá àwọn orí wọn mọ́ àwọn orí wọn kan mú rí láyé gbọ́ ọjọ́ ayé àfá àwọn sì máa ń wà papọ̀ àmá àfá mọ̀ bọ́tù lálẹ́ ìjọ kódà òun rántí kílọ́kọ́ rẹ̀ òun rántí irú èyí tàbà wọn so kílọ́kọ́ rẹ̀ irú ẹni báyìí so yóò sọ pé kí ni sọ́ṣìbù nǹkan báyìí so sọ́ṣìbù nǹkan báyìí so wọ́n ni faman azharo bid'atan wọ́n lẹ́ni tó bá fi fi bídá hàn kúlẹ̀ a pè ní káfíìr wa man azhara fisqan ẹni tó bá fi fisqu hàn kulna fasiq a pè ní fasiq ẹni tó bá wá ń jà láti fi pa mọ́tọ́nà bá wá tún àṣírí ẹ̀ńkọ́ ń gbìyànjú láti fi pamọ́ àtẹ́yìn ọba ti máa pé á ah, ẹni yìí ó ti pé ń fi pamọ́ gẹ́bọ̀ ó ti dá ó ti já rọ́bà wọn ó ti máa ó ti dún ní máa kí ní ìjáde àmọ́ ń gbìyànjú láti fi pamọ́ ah, ó wá rọ̀ pọ́ pamọ́ fún mi ọlọ́pọ̀ ọwọ́ ma tàwọn èèyàn pé ẹ̀rẹ̀ ọlọ́run ni ọ so ara ọ̀ ẹmọ̀ bá mẹ́rin tí mọ́ sí èèyàn àfá àfá èyí ni èyí ni níbi báyìí tí wọ́n náà bá pé tí ẹ̀bá yẹ pọ́lọ́run fẹ́ jẹ́ kó orí but ṣe rí kódà ilé ìgán tó máa ń gbin ìpáyà ọlọ́run wá sáwọn tán fẹ́ rẹ́dì láti páyà ọlọ́run wá ìdí tó fi máa jìnà sẹ́sẹ̀ nítorí ọlọ́run wá kéèsì torí ẹni kankan ìdí tó fi máa jìnà sẹ́sẹ̀ torí ọlọ́run ọba nìkan ṣoṣo ah, wallahi ẹ̀ṣẹ̀ rọrùn láti ṣe o ẹ̀ṣẹ̀ rọrùn láti ṣe àwọn akílòkọ rẹ̀ àmẹ́yẹlómi ti ń pa ẹ̀ṣẹ̀ máa ti الصادق والفاجر أما ترك المعاصي فلا يقدر عليه إلا صديق so iṣẹ́ dáadáa kò sẹ́ni tí ó lè ṣe so àmá iṣẹ́ aburú kò sẹ́ni tó lè fílẹ̀ àyàfin tó bá lòdòdó pẹ̀lú Ọlọ́run Ọba tó jẹ́ sí sọ́díkùn pẹ̀lú Ọlọ́run Ọba so wọ́n wa man adhara fisqan kulna fasiq wọ́n ní waqad fassalna hadhihi al-mas'ala fi ma taqaddam wọ́n láti sàlàyé mas'ala yi níbi nǹkan tó síwájú wa ahalnakum ala al-qawa'id al-muthla a rí fáyín padà sí ele al-muthla eléyìí ti jẹ́ bí ẹ̀mẹ́jì àbẹ́ ele ẹlẹ́kẹta iṣẹ́ kò bẹ́ẹ̀dì tí wọ́n darí wa padà sí al-qawa'id al-muthla nínú tírà yìí so wani nile nílé al-allamah ibn Uthaymin rahimahullah so kò jabo si jẹ́ wallahu a'lam